الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرغب الله سبحانه وتعالى أترى عليكم إكاتي قفوان نبي محمد صلى الله عليه وآله وسلم ألاك جنينو ومن كتي أمم با إسلام يجب أناني من جعل بينه وبين الله وسائط يدعيهم ويسألهم الشفاعة ويتوكل عليهم كفر إجماعا إليك جنين ومن كتمن جن واكد الإسلام ومن كتمن نولفاي أسين إسلامي تمن سنة دي كفيريتي وكن جاكين يجي مسلمة ونكوي ẹnikẹ́ni tó bá gbé sí àárín òun àti ọlọ́run ọba wàsá ìtọ̀ àwọn àtẹ àwọn akànsọ̀ àbáwọn bí alárinà láàrin ohun àtọ́lọ́ọba yẹ̀dùrúhùn àwọn tó tó wá gbé sáàrin ohun àtọ́lọ́ọba yìí àwọn níwà mọ́ képe èyí tí mọ̀ fi képe ọlọ́ọba subhanahu wa ta'ala àwọn ilé gangan níwà ló mọ́ bá wà yas'aluhumu shafa'ata yíwà mọ́ bèèrè ìsìpẹ̀ lọ́wọ́ wọn ń pẹ̀ dákùn ẹsìpẹ̀ fún mi ẹsẹ̀ báyìí whereas ìdè mọ́ tọrọ ti gbé wọn sáàrin ohun àtọ́lọ́wọ́ aha because wọ́n ti believe pé òun ò lè dọ́dọ̀ Ọlọ́run ọba àfi ká gbé àkànsọ̀ sáàrin àwọn àtọ́lọ́run ọba àwọn ilé ní wà máa pè ìmọ̀ ṣe dùá dẹ̀ ní ẹ̀tọ́ Ọlọ́run ọba nìkan wa yas'aluhumu shafa'a yóò mọ̀ bèèrè shafa'a lọ́wọ́ wọn wa yatawakkalu alayhim yóò dẹ̀ mọ̀ ní tawakkul ayó mọ̀ gbáralé wọn gba àwọn tá gbáralé ní o àwọn tá fẹ̀yìntì ní whereas Ọlọ́run nìkan ló yẹ kíyàn gbáralé kíyàn fẹ̀yìntì wọ́n ní irú nǹkan báyìí kọ́ òyìn tó bá ṣe irú nǹkan báyìí kọ́ káfàrọ̀ ìjìmáàn ẹni yìí ti ṣe kèfèrí pẹ̀lú àpánupọ̀ àwọn àfá ẹ̀sìn Islam ìtẹ́dẹ̀ ń pè ní ìjìmáà òní àni wípé consensus of the Muslims ayi the scholars àwọn ilé ìtàṣàlẹ̀ iná dó ó sì kó sínú náà kídà alákọ̀ọ́kọ́ iná ó sì kó sínú alákọ̀ọ́kọ́ iná wa huwa alladhi yaj'alu baynahu wa bayna Allahi wasa'ita walakinna ash-shaykh afradahu wa ja'alahu naw'an mustaqillan li kathrati wuqu'i so àmọ́ bàbá yìí tí bàbá ṣe ní wípé wọ́n dá aṣọ lọ́tọ̀ because àwọn èèyàn máa ń kó sí ilé tó pọ̀ gan kódà ilé òun ló fẹ́ kọ́mọ̀ jù òun ló fẹ́ gbajúmọ̀ ló fẹ́ gbalẹ́gbòdè jù لأن هذا يقع ممن يدعون الإسلام وهذا كثير عند القبوريين wọ́n ni bíkọ́ sílé nǹkan o mọ́ ń ṣẹlẹ̀ lọ́pọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń pè àpìmọ́ra Islam ó dẹ̀ ilé pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ́ ń jọ́sẹ̀ fún sáré àwọn kuburiyun tán dẹ̀ pọ̀ gan wọ́n dẹ̀ form a bóò ni èyí ó ṣe máa ráwọn yẹ irú táìmù àwọn mawalid táìmù àwọn mawlidi ni àwọn táìmù kínan pé ọmọ sọ́dún Isra wal Miraj alhamdulillah wọn tí ma ṣe nílùta wà àbíkó ti gbajúmọ̀ àti bí ẹbẹ́ lọ wọn lọ síbi sàárè wọn a máa pè àwọn tó wà nínú sàárè ní Iraq wọn lọ sí Qom ní Iran wọn lọ sí Najaf ní Egypt wọn lọ síbi sàárè Ahmadul Badawi àti Zainab ní kínàgbé ní Turkiya wọ́n lọ síbi sàárè Ibn Arabi àtọ́ì tí lè tàfà pè ní Zindiq ní Yemen wọ́n lọ síbi sàárè ànábì Hud ní Oman wọ́n lọ síbi sàárè ànábì Hud kò sí ìlú kan tó mú gbogbo ó lágbára kọjá bẹ́ẹ̀ Sudan kò sílù kan nílò àwọn mùsùlùmí ẹ́dẹ̀rí táwọn yóò mọ̀ lọ ní thousands thousands ni nílọrin tàwà yìí wọ́n lọ síbi sàárè bàbá lómùpó tí wọ́n kún bẹ́ tààrà kódà mo rántí bẹ̀rẹ̀ dáadáa ti gbà tí yẹn fi wà pẹ̀lú àwọn ìwé àwọn ẹni ya ọdọọdún yẹn èyí mọ́ ń tà mẹ́lẹ́ láti lọ kò sí ọdún kan tí ìkín sí accident bẹ̀bẹ̀ táwọn ìmọ̀ pọ̀ yìí kò sí ọdún kan bẹ́ ṣe fẹ́ dọ́jẹ̀ ní sí accident bí yìí ń lọ síbi sàárè àfáàyìndá sàláti ní gbogbo mùnàsàbá ti mọ́lìdì kò síbà sí ní lọ síbẹ̀ kó lè ẹ̀jẹ̀ lè rí débẹ̀ tó bá fẹ́ débi sàárè yẹn ó ti wà mẹ́ta kí bí ọ̀là nẹ́fẹ́ ṣe ziyarọ̀ yẹn tẹ́fẹ́ lọ pé bàbá nínú sàárè ó ti ni ó lè ma ó dọ̀ fún mọ́ mú ẹsẹ̀ ń bẹ̀ ibùta mọ́ láti bí sẹ́nu lo 5 minutes tó ni ríbi move rárá ó ní ríbi move lọ anywhere tọkùnrin tóbìnrin náà ni orogbe olùpọ̀ báwọn náà ni o táwọn èèyàn pọ̀ báwọn níbi bẹ̀ a large portion of the ummah so àwọn èèyàn ti ṣàìmọ̀kan ìjọsìn fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo ìlú kan tọ́lọ̀ wá ní omó rígbọ́n bẹ́ wallahi al-mamlakatul arabiyyatu saudiya wọn ni the kingdom of saudi arabia ọlọ́n ṣàánú olú ìdébí pé ọlọ́n jẹ́ kan mú rígbọ́ gan níbi àmà alimu shirkiya àwọn olómi mọ́ mọ́ wá lọ sí kí ni o láti fẹ́ ma jàdádà wẹ́bọ àmọ́lọ̀ ma ń paná rẹ̀ kíákíákíá ó ní táwọn kan ṣe ní di táwọn hajji báyìí wọ́n fẹ́ ma chant àwọn kọkọkan yíká sí bèèrè nú ó fẹ́ ma pẹ̀ Nabi sallallahu alaihi wasallam kíákíá àwọn ọlọ́pàá ń bẹ̀ wọ́n sáré gbé níbẹ̀ ó ma rí many things ẹlòmí ó lọ Saudi báyìí yóò wá sọ ihram yóò tún fi kíní sọ́rùn hmm, kí náà bèèrè àwọn pàwọ́ yóò tún wí nǹkan sọ́rọ̀ báyìí wọ́lá àwọn ọlọ́pàá náà sọ pé aláàlá hádá yóò kọlífù tawhid hádá yóò kọlífù tawhid ilé ìtakò tawhid náà àwọ́ ah, ah, fi kan sọ́rọ̀ sí ilé ní wà sọ ni ẹnu mi ò dẹ̀ yọ àmọ́ ṣe aláàjíṣàkùnlọ́ khairan yóò dẹ̀ yọ tí bá ti ń sàlágídí èyàn níbi recent years àwọn kan bá sáré lọ gbé ọdún wọ́n fẹ́ lọ sí Halloween níbi bẹ̀ ọlọ́dẹ̀ ní kan tẹ́lẹ̀ tẹ̀lẹ̀ kọ́bùn many things many things many things kí ni ká tó ṣẹlẹ̀ lọ́wọ́ ìpìlẹ̀ in tó fọ́ọ̀mù Mamlakatul Arabiya ti Saudiya a ti sàlàyé bí fún wa lọ́pọ̀lọpọ̀ gbà in téèyàn lè fi pìlẹ̀ lú tí lù fi mọ́ last ni lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala in tó fi pìlẹ̀ rẹ̀ afáàtọ̀kọ̀ tí rátanka yìí Sheikh Muhammad bin Abdul Wahab ati Sheikh Abdul eh, Muhammad bin Saud Sheikh Muhammad bin Abdul Wahab àwọn ni bàbá fún gbogbo àwọn tán jẹ́ àwọn Minister of Islamic Affairs lénìí ní mamlakatul arabiya saudiya àti grand mufti àyàfi sheik ibn baz nìkan ní ìkín sọmọ wọn gbogbo àwọn tó bá ń jọba lé ní king salmani ní muhammad bin salmani ní àtàwọn king fadi ní gbogbo wọn ọmọ sheik muhammad bin saudi ní corporation àfà tó dáyí àfà gidi tó gbádùn àti ọba tó gbádùn yìí corporation àwọn méjèèjì ló fọ́mù mamlakatul arabiya tó saudiya tí wọ́n wọlé ní ìpé ẹwàjú òkè àfà tó gbádùn ni wọ́n òun ṣe dáwà táwọn èèyàn fẹ́ bọ́lẹ̀ ìmìnà sọpọ́tẹ̀ wọ́n wájọ bẹ̀rẹ̀ ogun ilé wọ́n pa ìpakúpa sí wọn lára a ti ṣàlàyé fún wa bí àwọn bí Ibrahim Pasha tó jẹ́ general Ottoman Empire gbáyìn bọ́n ṣe pa Sheikh Suleiman bin Abdullah bin Muhammad bin Abdul Wahab wọ́n kọ́kọ́ mú ọlọ́sí Istanbul ní capital Ottoman nígbàyìn wọ́n dẹ̀ da ojú àwọn weapon bù wọn báyìí àwọn rifles àtàwọn machine gun wà láì wọ́n pieces wọ́n sí wẹ́rẹ́ báyìí gbọ́n ṣe wá pọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ sheik Muhammad bin Abdulwahab Muhammad bin Saud wọ́n fọ́lù First Saudi state kí ni state yẹn jòkó lé lórí wallahi lórí tawhid tó ń ti pé kò wá síbì kan tí wà ní náà mistakes kò síbò sí ní mistake ọlọ́run wá sàánú pé ìlú kan láyé ní ìsinmi ni tó ti pé ẹlẹ́ran ara ó ní mistake àmá the fact wípé ìlú kan tó wà láyé tó pé wọ́n fabalẹ̀ kọ́ gàdàgbà gàdàgbà constitution ti wá o alkùránù wà súnnà ni wọ́n kọ síbẹ̀ nínú kí kùránù àti súnnà ni kò sí kankan alhamdulillah àwọn lumina ti ń tẹ̀lé wọ́n díẹ̀ gẹ́gẹ́ bí Imarat àbáwọn bí Bahrain ní tí ẹ̀dẹ́ ń fẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí lélẹ́yìn oníkíyàn gbárùkùtì pẹ̀lú ìpìkẹ̀ lọ síbi tàwídì yìí ṣẹ́rí tó lọ́nà aláwà kò bí tàwíd in tó ń fa weakness dọ́ọ̀fù fàálù umma wa wallahi kò sí tó ń fa tó ju ẹbọ́ lọ nítorí àwọn àyàtù tó ti wá àfihàn tí ó bá gbà nínú Kùránì kò sí tó ń fa dọ́ọ̀fù fún wa weakness and kan weak sí lójoojúmọ́ ni kí ni dí because kí ló fa kúgbà fún wa láti ilẹ̀ kọ́kọ́ lọ́wọ́ pìlẹ̀ kí ní fa agbára fún wa náà dákun sọ fún mi agbára o làwọn lágbára ní lórí àwọn rómù gbà yẹn àtàwọn pàṣẹ gbà yẹn bó agbára ogun ní sánmọ́ tó wọ́n ni bó jẹ́ wẹ́pọ̀ ní sánmọ́ wẹ́pọ̀ tó wọ́n ni bó jẹ́ nọ́mbà ní sánmọ́ nọ́mbà tó wọ́n ni kí ló fagbára fún wa in tó fagbára fún wa ni pé tawhid ti ní àti àkídàtún sọ̀híhà èní báyìí kí ni àtọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí àtàwọn kìfèrí níbi behavior nǹkankan àkídà nǹkankan ìmúra nǹkankan ìsọ̀rọ̀ nǹkankan ìrìnrìn nǹkankan gbogbo everything in tó kẹyàtọ̀ orúkọ elékan muhammadu eléṣin jẹ́ jẹ́mù bọ̀ tó bá gbogbo àwọn méjèèjì tó bá ti yọ muhammadu àti jẹ́mù kómi nǹkankan ló tán takù imagine in tó ń fa weakness fún wa ní ẹ̀dọ́ fún ọmọ báwa lọ báyìí anẹ́bí jẹ́ jésù sallallahu alaihi wasallam ipé ọlọ́run ní yọdọ́ ọ̀fọ̀ yẹn anẹ́bí ni pé tàtàdá àlékùnmù umam àwọn umam àwọn umam àwọn ìjọ ìjọ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pera wọn against yín àwọn wọ́n máa pera wọn ni ẹwà oúnjẹ ti yọ́mbí o ó ti yọ́mbí o ó ti yọ́mbí o anẹ́bí ni pé sallallahu alaihi wasallam ni pé gẹ́gẹ́ bí àwọn predators gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń pe ara wọn sí prey tí kí ni bá ti ráwọn ẹ̀rẹ́ méjì tó fẹ́ mú báyìí ó lè kàn yóò kó yáyá ìmọ́bọ̀ ó ti wọ́n bí yá ẹ̀ṣọ̀rán ni wọ́n kẹsàrí mú wọn àwọn sàábà bẹ́ pé likilatina ya ọmọ ìdí ya Rasulullah tí tó pa kéréjọ ní ànípọ̀ ni adébìn pé kí ni ẹ pọ̀ bí amẹ́dà gẹ́gẹ́ bí alìgùsáù kí lẹ́gbẹ̀ẹ́ ní gùsáù fóòmù ohun tó bá wú omi ọsẹ báyìí tó bá wú wúú fóòmù ó ṣe gẹ̀lẹ̀tẹ̀ lórí rẹ̀ àbí bó ṣe pọ̀ fóòmù bẹ́ẹ̀ ṣe rínú ṣe fóòmù lágbára tí ó sì fóòmù dàbí òkúta tó ànígbìyàn jẹ́ yíwa pé ọlọ́wọ́ wa fi zúlù ìyẹpẹrẹ mohana yóò fi kọ́và wa ọlọ́wọ́ wa ní yọ hátà tẹ́rìjìrú ìlàdí nìkún kò sí tẹ́ bá lè ṣe ẹsẹ gbogbo ẹgbẹ̀gbẹ̀lẹ̀ ti ṣe kò wọ́kì hátà tẹ́rìjìrú ìlàdí nìkún àfi tẹ́ bá tó ṣe tán àti padà sí bí ẹ̀sìn yìí wallahi ayyuhal muslimuna ni chance láti mọ́ sọ̀rọ̀ kò sí yóò bá ṣe kọ́lá kò bá jẹ́ 1 minute ah yes sir kí ní ìdẹ́wà sí yìí ilú yíò takò ẹ̀sìn ẹ̀sìn ní ẹ̀sìn ní repeat ẹ̀sìn ẹ̀sìn ní ọlẹ́jẹ́ sí náà bá ṣogbo náà ti gbọba yẹn tó bá délé kí ní ọ̀nà pínkù ẹ̀ pé ah, ẹwà òótọ́ mọ̀ nífà ó yẹ ká mọ̀ sí náà nífà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ṣẹ̀ sí mọ̀ recently wọ́n láìlèmí àtẹnìká tó jọ ń sọ̀rọ̀ pé ah ó ń jẹ́ kú yẹ ìpókódà ọ̀pọ̀lọpọ̀ mú àwọn yẹ gan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èdè ní tó bá rẹ̀ lómi ó bí lífẹ́ wà láyẹ̀ kìí sí pé ojú lásán ní iṣẹ́ ayé ni ẹkùn ẹwọ àwọn mùsùlùmí fà tó bá rẹ̀ lómi rárá ẹnìkan ládùgbò ní ṣe mí ẹnìkan ládùgbò ní ṣe wà weak belief pé àwọn mi go gbàgbọ́n gbáwọ́ lé kẹ́kẹ́ kí ni ó sì mẹ́rẹ́ nìkan ní ṣe mí so ó lágbára tọ́lọ́wù ni ẹwọ ni ọ̀pọ̀lọpọ̀ lé ní nínú àwọn mùsùlùmí wá ní wọ́n ń sàwọn kí ní ẹgbẹ̀ iná tàbátù lọ náà tí náà ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ Senegal ibisare Ibrahim Niass bóòlọ North Africa àwọn sàárè Ahmad Tijani bóòlọ sí Iraq àwọn sàárè Abdul Qadir Al-Jilani sàárè tó tóbi jù ní gbogbo ayé Iraq ló wà ìlú mùsùlùmí kò sí sàárì tó tóbi tó láyé kàtẹ́ sí gúgú òkòwò tó bá wo area view rẹ̀ látòkè wàláhì ó rò bóyá agége ni bí àwọn sọ́ọ̀bù agége ó rò bóyá estate ni tí gbogbo ẹ lọ ilé àwọn bí higher buildings sàárẹ̀ ni o annabi sí mọ̀ná àwa annabi ni pé annabi kọ̀ fún annabi pé kí ni alìbìnáú alàlùkùgbò annabi kọ̀ fún àìmọ́ mọ́lé lórí sàárẹ̀ kó dàdé wípé tí òkú bá kú ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan ráúndì kí ní fọ́kàn àtàtúmọ́ kọ́ ráúndì ẹ̀kọ̀ ní gajubá lọ láà ẹ gbọ́dọ̀ kọ́ ànẹ́bì mọ̀ tàmámán ẹ gbọ́dọ̀ kọ́ nǹkan lórí sàárè nígbàtí wọ́n kọ́nkọ́ àmọ́ká ànẹ́bì pé àlì àtàwọn míì àwọn méjì mìíràn sàhábà ànẹ́bì ni pé la tada'u suratan illa tọmọstáha ẹ gbọ́dọ̀ fi súrọ̀ kan àlíwá ó gbọ́dọ̀ fi súrọ̀ kanlẹ̀ fọ́tò kanlẹ̀ tí a kí ó pa ojú rẹ̀ ó ìfẹ́sẹ̀ dànù wala tad'u qabran musharrafan illa sawaitahu ó gbọ́dọ̀ fi sàárè kanlẹ̀ sàárè kan tí wọ́n kan bábára Ànábì ní ẹlẹ́fù gbogbo sàárè lọ ní ẹlẹ́fù ẹ̀ dànù kí nìdí ìdí ni wípé àwọn Ànábì Adam ṣètò inú kan tí ṣètò ọlùmọ̀ ń lò fáwọn ẹni pé ìmọ̀ ń sẹ́rì mọ́ bàbára sàárè jù mọ́ pọ́ sàárè lè jù yẹn problem ni because èyàn tí ò dá kankan mọ̀ ní ẹ̀sìn ó gbá ẹni tí kú ẹbẹ́ yẹn sí mọ́ bẹ̀rù òkú tó ha ẹni tí kú hé hé yóò ti lágbára báyìí o hé yóò ti ní agbára burúkú ah tó ti kú yóò bá fi ìwọ́n tún lọ pọ́ sàárè tó bá tó ti àwọn bòmí àtọ́gbé tó bá ti kí ìtọ́wà wọ́n kọ lọ síbi sàárè great grandfather wọn kan wọ́n kọ sọ́rándì ẹ̀tọ́ ẹ̀yìn bàbá ọlọ́run ó ṣe kí ní ó gbùn tán fẹ́ lọ́dọ̀ yín ọ̀dọ̀ yín láti ń tọrọ alọ́dọ̀ ìlú mìta lọ ẹ má gbàgbé wa ẹ̀yin náà bàbá wa kílẹ̀ tó fojú hàn àbí Allah subhanahu wa ta'ala kó sọwakún bí ẹbọ̀ yìí àwọn ẹwà jẹ́ káàmù kí ní kẹ̀kẹ́ ṣẹ́rí àti wá clear àwọn ẹbọ̀ yìí kò nínú ìlú wallahi kò sí bí ò sí ní náyàn láwọn nǹkan tó pọ̀ àkọ́kọ́ yóò náyàn ní ọ̀rọ̀ sísọ ìmọ̀ sàlàyé lójoojúmọ́ ìmọ̀ mọ̀ dákẹ́ bẹ́ẹ̀ni èyàn tí ó bá gbọ́yé lánàá yóò gbọ́yé lè ní bọ́ gbọ́yé ní ó gbọ́yé lọ́la yóò bá yàrí àkọ́kọ́ ní ẹkẹ́jì ní pé kí ní ẹ̀nkọ́ o kódà nítorí àwọn kan tẹ́ pé ibi ẹbọ́ ìlànà ti ń ìwọ tó fẹ́ ṣàlàyé fáwọn èèyàn kódà kò ní ìdígbé kíní ó wà ní mọ́tò báyìí ó ṣàlàyé fáwọn èèyàn kíní yíò wádà pàbó tẹwà mọ́mí pàbó kíní àkílélé àà òká hey òká yíò wádà tí ìbá kú lórí òká yìí ìyẹn dẹ́lẹ́bọnù ẹ̀yìn dẹ́gẹ́ kíní ká wọ́n lè lálà sí ilé ayé rẹ̀ mẹ́ọ̀ tán bá ti ẹ̀kọ́ ní mọ́tò wọ́n bú ọ tó fi sọ̀kalẹ̀ ní mọ́tò rẹ̀ wọ́n ní mọ́ sàlẹ̀ wọ́n ní bú ọ padà orí tí náà orí tí náà búrú ní no mọ́mí ẹ̀ẹ́ ìntànsàlẹ̀ ọwà ẹ́ yóò mọ̀ gbé wọn pé no hmm. tó ní kálùkù àti wá pathway tó má ti wá ń lọ lé náà àmọ́gun ní sí pé ah, ẹ̀dùn náà òótọ́ mọ̀ ní òkà yí mo ní yóò mọ̀ wọ́n lò ní yóò mọ̀ sọ mẹ́tí má ti wọnú mọ́tò ìjẹ́ ẹ̀táwọn mọ̀ gbàgbé rẹ̀ sílé ó sì lọ gbogbo mọ́dé mọ́ bọ̀ nǹkan kò sí sẹ́mí kí ní bọ́lọ̀ sẹ́dọ̀ àníyàn conscious yóò mọ̀ pín pẹ̀pẹ̀ ẹwà òdúdún kí ní ah, ìgbà tí ó ma fi wo wọ̀lọ́ta kí bí àwọn àfáà lè ní wá sí tẹ́ǹsì ní ẹni wà láìkùbádà ní ìsinmáyẹ àìpẹ́ ìkíní kan wá ń ṣẹlẹ̀ wọ́n rí pé àwọn èèyàn ti ń gbọ́rọ̀ tàwídì inú lọ àwọn tó ma ń pèpè lọ sí bí tẹ́lẹ̀ àwọn náà ń takọsẹ̀ wọ́n pàgólé ní ẹ mọ́ bà lọ jẹ́ ẹ̀tí wá sọ ẹ̀sìn wá bí ẹ̀sìn ẹbọ kò wá sí àtọ̀ láàrin wà àtọ́sọ́ òṣogbo nítorí àwọn nǹkan tó ṣẹlẹ̀ àwọn àṣírí tó tú láìpẹ́ yìí wípé àwọn àfáà ní ibi top top Allahu akbar kabir ó wá di pé oníkàlùkù wá pé àá sí ogbóyìn àṣẹ ìtàwọn onísúnnà ń ké láti jọ àsódòdó ni kọ́ di pé ẹmọ́ bá lú jẹ́ ẹ̀yìn lẹ́mbàjẹ́ ẹmọ́ bá lú ẹ̀yí jẹ́ ẹwọ́n sọ pé lord of soap ẹnìkan kò gẹ́gẹ́ lord of soap kíníkan of soap kíníkan of soap ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń pín soap lánàá ẹni wọ́n wọ ìwọ tó ń sọ̀rọ̀ yìí níbi few months back òun ló sọ fáwọn èèyàn pé ìwọ tó bá jẹ́ yahoo tó bá níṣẹ́ fáwọn èèyàn tó bá lọ́sẹ̀ fáwọn èèyàn lọ́sẹ̀ tó bá ní client fáwọn èèyàn àfáànúbà òun ló ní ànẹ́bí adámọ̀ gbẹ́bọ̀ sí mọ́ gbẹ́bọ̀ tí ó tó aláwò lè gbẹ́bọ̀ àfáàníẹ́fà ìwọ wá ń sọ lémi pé ẹni ṣebẹ́yìn lè ń fún ẹgbọ́ yẹ káàkiri àwùjọ ṣebẹ́yìn lè ń jó yáwò yẹ pé ẹ́ṣọ́gùn tẹ́nìkàjọ bá ṣọ́gùn tó bá sí òká tẹ́nìkà bá súnmọ́ fún ní ìgbájú olóńsọ fáwọn èèyàn recently tí ò ti pẹ́ tí ò ti tọdún kẹnibà ṣoká àmọ́jẹ́kẹ́nìkan pọ́fà ṣógùn tánú ìrìnmọ́ ṣógùn ogun bẹ zádùn bẹ kíníkan bẹ nígbà di pé àwọn èèyàn ló jẹ́ kí ṣe àǹfàníwà bí mọ́mọ̀ dákẹ́ àwọn yóò mọ̀ mọ̀ wọ́n lè máa sí mọ̀ tẹ̀lé ọgbọ̀ wọ́n mọ̀ kí àfá àṣẹ́lẹ̀ òun sígan díẹ̀díẹ̀ àwọn yóò mọ̀ já lọ́dọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ti ń fura pé ojú ti ń là anything oníkálùkù tó ti wá ní access sáwọn nǹkan míì tó yàtọ̀ sáwọn ànẹ́lọ́lẹ́ máa di àwọn ẹ̀mọ́lẹ̀ bí ẹran ìsìn inú ò lè dẹ̀ mọ́lẹ̀ tó bá sọ̀rọ̀ àwọn èèyàn náà correct gan ló jẹ́ kí sòdódó fáwọn èèyàn tó pé kò sí tó bá tọ́ bá so ẹbọ̀ yí nǹkan òpáwọn yẹn tí wọ́n kó sí lọ jaburata rẹ̀gẹ́dẹ́ nìyẹn káàkiri nínú gbogbo èyàn mélòó ní ìsinmi nínú àwọn mùsùlùmí ni o máa lọ sí church láti lọ máa gba omi omi omi omi ayé recently mo tún rí fídíò kan wọ́n ìwẹ̀ ọ̀nà different kí ní ẹ̀tí di kama bí church islamic church wọ́n wà kọ́ àyẹ̀ báyìí ó yẹ kí wọ́n bá báyìí yìí yóò sì wọ́n àwọn obìnrin sinamọ́ pọ̀ ẹ̀dàkùn sí ẹni tàwí ẹ̀rí pé àwọn nǹkan tó jáwọ̀ bí ma'alimu shirk àwọn ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ó ti hàn láwùjọ ó ti di pé ń ta jẹun ta múnu so ìwọ tó bá fẹ́ ṣe dáwà fáwọn èèyàn èyàn ṣe tàbí ṣe sùúrù because àwọn tí wọ́n ń jẹun níbi ẹbọ yìí àwọn náà ní fílẹ̀ bá wọn customer kò sí àlejùmọ́ kò sí àlejùmọ́ nù oye báyìí àbí so àmì Allah subhanahu wa ta'ala gbogbo àwọn alálejò kọ́lọ̀ kó bá ìjà ìgbàlejò kọ́lọ̀ kó bá bàjẹ́ nínú ìlú yìí àmì Allah subhanahu wa ta'ala àlejò tá fẹ́ mọ́ bá àlejò súnnà ni àlejò tawhid àlejò pé ẹ̀yin olẹ́gá kéwú tẹfẹ́ mọ̀ nípa Kùránì àti súnnà dáadáa ẹjùkó kàmọ̀ kéwú lọ àlejò tọ́lọ̀ oúnjẹ ká mọ́ gbanú ẹ wárá àlejò ayé ń ṣe mí àlejò bàbá mi ní ṣe mí grandfather ya arúgbó ní eyín ti tán lẹ́nu ẹ̀yìn kan rà lóbi lẹ́yìn rẹ̀ ẹ̀yìn kan rà lóbi sépè fún mi jọun so pé àtijọ́ ohun báyìí mo ti ń ṣe gbígbó láyé mi ni yóò sí un ní ọlọ́mbà múra ikú ńlẹ́ ìntí ń tẹ́lómi ìzẹ̀nù ìmọ̀ kọ̀yìn ẹ̀gbọ́n sáàbúrò mo sọ fún wa ní àwọn wàhálà tó ṣẹlẹ̀ ń ṣe kékeré in tó mọ́n se ní ẹ̀ yóò fabrikú na bí ìbé ìnà almari wà zaújẹ wọ́n ni àwá se sọ fún ìyàwó rẹ̀ ní sí ọ́ o rí bí ẹ̀yìn ẹsẹ́ rẹ̀ ní o rí àbí tó rí bákàbákà bí wọ́n lọ́wọ́ lọ́bọ̀ wákà kíta o rí bẹ́ẹ̀ lóòtọ́ ìyàwó

nígbà tó gbowó àlọ́wọ́ tẹ̀ sí wọ́n rí lò nígbà tó ti rí lò jẹ́gẹ́ ló ń fẹ́ kẹmọ́ bọ́ ló lọ gbà náà kò sí máa mẹ́kì láìfù tí ẹ lọ́gbọ́n bá tí ẹ lọ ìlú alẹ́ ń bẹ́ tó gùn bá àlọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí á problem gẹ́ ní ìjẹ fún ànígbà tó àlọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ òrí lò mọ́ jẹ́ kẹ́nìkà àti kò ní tẹ́ntẹ́ntẹ́ ìgbà àmà pàwọ́ fún yàn ṣe ráwọn ọ̀rọ̀ yìí kọ́ yóò máa já díẹ̀ díẹ̀ láwùjọ yóò máa já tí ìgbà ti dákẹ́ yóò máa já ẹ́ a ní nǹkan in tẹ́rin tánwà mọ̀ lò ẹ̀ tí ìmọ̀ sọ́lọ̀ ẹ̀bá yìí kí bí personality and kẹ̀lẹ̀ yẹn àtàkì ìgbà alárájá àṣẹ tó ń ṣe ní ẹ̀sìn ẹ̀lẹ̀yìn sọ pé eré èyí tó ń ṣe rédèrèdè ló ń ṣe rédèrèdè ló ń ṣe ní ẹ̀sìn yìí wọ́n tẹ̀ kí wà ní ọmọ expect attack on personality ah gini kan ìgbàwo ìjú ọmọ retí ní ẹ̀ èyí wá kí n bínú nítorí ó ṣẹlẹ̀ sáà nẹ́bìnà ó ṣẹlẹ̀ sáà nẹ́bìnà ẹ̀ṣúrọ̀ tàbí ká tẹ́kẹ́ fún alóyìn orílẹ̀ ní ó mọ̀ ráhùn kùránì òkè ni ìkìtàtàbàhú ṣèbájọ́ ń kọlu àánàhù àléhìl àkọrùn ṣèbájọ́ lómi lọ́jọ́ ń kọ wọ́yáwá ànẹ́bì nǹkan lómi wọ́jọ́ kọ́lá àwọn nìkan ní jíù ní bá ń kọ wọ́n sọ láyà nẹ́bì wọ́n ní jíù kẹ́ ní bá ń kọ fàá ah, jíù ó kà yọwa lóòrùn báyìí èyàn tí ò gbọ́ lágbára dáadáa ló ní pé ma ń kọ kòránì ó wá bá kọ́ ẹ̀yìn ọ̀gá lágbáwọ̀ wà rí gbogbo rẹ̀ nǹkan tí ẹ̀mọ̀ rí tí ní ẹ̀ kò sí tí ò ní pé ìtàn Sheikh Muhammad bin Abdul Wahhab tanzoi oní wọ́n pè ní wàhábíyà ó sì mọ̀gbọ́ wàhábíyà wàhábíyà wàhábíyà wàhábíyà nígbà tí mo rí tẹ́fẹ́ sí mọ́ àfá ń ké ẹmẹ́sẹ̀bọ ẹmọ́sọ̀gùn nǹkan ìbí sẹ́lẹ̀sẹ̀ ní pé wàhábíyà àbúdàbẹ̀ náà kò sẹ́nìbọ̀ tí ò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala so ráwọn ẹ̀ṣẹ̀ yẹn àwọn kan wà tó pé àwọn onímọ̀bọ̀ ogun àwọn tẹ́nu ìdílẹ̀ àwọn fẹnujàwáyà gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ nítorí kò síbò náà ṣe mọ́tán wọ́n náà láwọn ẹ̀ṣẹ̀ tí ẹ tẹ́nìkan ò mọ̀ pé òun ṣe lè náà àwọn ilé náà àwọ̀ gbé gbogbo ní yọmọl kìyàmà bẹ́ẹ̀ni li'annahu shatama hadha wa qadhafa hadha wa iktaba hadha wa namma ala hadha ó ṣe lè kìyàmà wọ́n ma gba wọn sí olórí àwọn èèyàn fún wọn tí ẹ̀yà mọ̀ kìyàmà an bí Allah subhanahu wa ta'ala kó sọ ìlú àdìlú tawhid ó dẹ̀ gbé àjìnà sí gbogbo ẹbà àtàwọn ìgbàtí ma lè jí ẹbọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kó sọ ìlú àdìlú súnnà ó gbé ìlú àjìnà sí àwọn bídá àtàwọn àdádálẹ̀ kó sọ ìlú àdìlú táwọn èèyàn ti máa ń bẹ̀rù ọlọ́wọ́ bá ní bẹ̀rù tó lágbára kó wá gbé wọn jìdè gbogbo àjìnà sí gbogbo tán pè ní sí ọlọ́wọ́ bá an bí Allah subhanahu wa ta'ala kó sọ ìlú àdìlú tawhid ó dẹ̀ gbé àjìnà sí gbogbo ẹbà àtàwọn ìgbàtí ma lè jí ẹbọ